الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقفوا الله سبحانه وتعالى àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún annabi wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam ilé tí ó jẹ́ àkọlé ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀lẹ́ ní ní èyí tí ń ṣe ọjọ́ kejì nínú oṣù alápọ̀lẹ̀ oṣù ramadan ti yẹ 1446 òun náà ni ìṣesí àwọn ẹni rí nínú oṣù ramadan oní bí salihina fi Ramadan kí ni àwọn ìṣe sí àwọn ẹni rí nínú oṣù Ramadan kí dẹ̀ làwọn nǹkan tó ṣe pé àwọn ẹni rí ma ń ṣe ojú kòkòrò rẹ̀ tó bá ti di oṣù alápọ̀lé oṣù Ramadan yìí àkọ́kọ́ ni wípé gbẹ́gẹ́ bí wá ṣe mọ̀ ní pé oṣù Ramadan yìí oṣù alápọ̀lé ni ṣáhùrù ramadan alladhi unzila fihi al-Qur'an ipe oṣù ramadan o ni oṣù tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tí wọ́n sọ Qur'an tí wọ́n sọ kalẹ̀ aya ifin tọ́ka lórí wípé oṣù ramadan oṣù alápọ̀lẹ́ ni oṣù ramadan oṣù abiyini oṣù ramadan oṣù àforíjì ni oṣù tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó mọ́ sí àwọn àánú àti àwọn oríire tó pọ̀ ga fún àwọn èèyàn ni kí wá ní àwọn ìṣesí àwọn ẹnire nínú oṣù Ramadan òní àgbéyẹ̀wò tàbá ti ń sọ ìṣesí àwọn ẹnire yẹn in ta ń sọ ní wípé afẹ́jẹ́ kí wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ afẹ́jẹ́ kí wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ tó bá ti lè ṣe tó wọn ìwọ gbìyànjú àti ṣèyí tí wọ́n náà bá lè ṣe nínú àwọn iṣẹ́ olóore nínú oṣù Ramadan yìí nínú àwọn kan tí a wà mẹ́nubà nínú ọ̀rọ̀ yìí ó ní wípé nínú àwọn isi sí àwọn ẹni rí nínú Ramadan o náà ni al-ikthar min al-ibadat ayi mutlaka ó ní pé àwọn ẹni rí nínú oṣù Ramadan ń kọ́wú wọ́n ma ń pọ̀ lẹ́ni tí ma ń ṣe àwọn ibadat àwọn ìjọsìn àti àwọn pẹ́pẹ́ fúrufún Ọlọ́run subhanahu wa ta'ala nínú àwọn ibadat tánwà ma ń ṣe òun náà ni pé nínú oṣù Ramadan ń kọ́ wọ́n ma ní al-ikthar min qira'ati al-Qur'an wọ́n ma ń pọ̀ lẹ́ni tó ma ń ṣe kíní tó ma ń ka Qur'an nínú àwọn ìṣesí àwọn ẹniri nínú oṣù Ramadan ìmọ̀ náà nǹkan fún àwọn èèyàn nínú àwọn tí àwọn ẹni rẹ̀ máa ń ṣe nínú Ramadan ó ní al-ikthar mina du'a wọ́n máa ń pọ̀ lẹ́ni tó máa ń ṣe du'a lẹ́ni tó máa ń kéèkì Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tó yẹ ká mójútó tó iftar wa ta'khirus sahur a mọ̀mọ̀ dákọ̀ rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa a ti padà fi súnnà yí kalẹ̀ inú nǹkan táwọn ènìyàn dẹ̀ mọ́ mójútó nínú oṣù Ramadan nínú rẹ̀ náà ni al-iftar ma'annas al-iftar ma'annas àwọn ìgbàwádẹ́ pọ̀ lórí al-iftar ma'annas yìí o ní pé nínú tí a máa ń sojú kòkòrò rẹ̀ nínú Ramadan wípé èyí tó máa fi ń dájú ní pé kíyàn sínú pẹ̀lú àwọn mùsùlùmí pẹ̀lú àwọn èèyàn ní àpapọ̀ nam àkọ́kọ́ nínú àwọn tàwà mẹ́ṣẹ̀ yìí òun náà ni al-ikthar min al-ibadat kí oṣù Ramadan tó dé nínú tó yẹ ká mójútó normally náà ni lẹni tí ó ma ṣe ìbádà tí ó ma ṣe lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó ma ṣe àwọn ibadat alwajibat alwajiba àwọn ìjọsìn léyìí tó jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ibadat almustahabbat àwọn tó jẹ́ mustahabu nínú ìbádà musulmi mọ́jú tó gbogbo ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn nawafil náfílà ok kátókí zuhur náfílà kátókí subhi rakat alfajr before asir before maghrib lẹ́yìn maghrib before isha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan báyìí kọ́ àìkí ń kí wá ní tó yẹ ká máa ṣe o ní pé a mọ́ ní alìkàrí nínú àwọn ìbàdátì tó bá ti di inú oṣù Ramadan ló fi jẹ́ pé Ibn al-Qayyim rahimahullahu ta'ala wọ́n sọ nínú tírà wọn tí wọ́n pè ní Zadul Ma'ad gbogbo alama Zadul Ma'ad Sheikhul Islam Muhammad bin Abdul Wahhab rahimahullahu ta'ala wọ́n kọ Mukhtasaru Zahdil Ma'ad òun zadil ma'adi ń kọ́wọ́ wọ́n fi sọ̀rọ̀ nípa ìgbésí ayé ànẹ́gbà muhammad sallallahu alaihi wasallam bí síra ànẹ́gbà muhammad sallallahu alaihi wasallam ni Ibn al-Qayyim mú ma ọ̀rọ̀ wa wọ́n ma wọ́n fàwá ìdíwá bí ẹwọ síra ẹwọ́n tó ṣẹlẹ̀ láyé chapter kan àbíbí inú chapter kọ section kan chapter ni ni faslun tàbá ní báàbù chapter tàbá ní fọ́sùlùn bí pé nínú cháptà yìí awáláwọn fùsùlù kọ̀kan sections kọ̀kan wà káàna min hadihi sallallahu alihi wa alihi wasallam nínú àwọn tí ń jẹ́ ìmọ̀nà annabi nínú àwọn tí ń jẹ́ ìta ma ń mójútó sallallahu alihi wasallam kò sẹ́ni tó lè wà áàbàd minan nabi kò sẹ́ni tó lè jọ́sìn fún ọlọ́ọ̀bá tó ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kò sẹ́ni tó lè ṣe ìjọ́sìn fún ọlọ́ọ̀bá tó ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kò sẹ́ni tó lè jẹ́ ẹni rí tó ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam lidhalika bada'na bihi sallallahu alaihi wa alihi wasallam pàápàá jùlọ Ọlọ́run wá sọ fún ànà Qur'an pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana in bẹ fún yín lára sallallahu alaihi wasallam àwùkọ́ sí ti fi dájú so òjítẹ́ ta fi bẹ̀rẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ni wani ibn al-qayyim rahimahullah wani wa kana min hadihi sallallahu alaihi wasallam nínú àwọn ìmọ̀nà annabi ta nabi man mójútó sallallahu alaihi wa alihi fi shahri ramadana nínú oṣù ramadan oni al-ikthar min anwa'il ibadat annabi man pọ̀ lẹ́ni tí man ṣe onírin ibadat àwọn ìjọsìn tó pọ̀ annabi ma ń kún kẹ́kẹ́ lẹni tí ma ń ṣe àwọn ibadat nínú oṣù ramadan fakana jibrilu alaihi salam yudarisuhul qur'an jibril alaihi salam tí ń jẹ́ olórí àmàláìka àwọn náà dẹ̀ ni òjíṣẹ́ tí ọlọ́run ma ń rẹ́ ìwà ma ń dá rọ́sà nẹ́bí sallallahu alaihi wasallam ai wọ́n ma ń ka kùránì fa nẹ́bí anẹ́bí ní ma ka fún wọn ma ṣe mọ̀ dá rọ́sà fi ramadan nínú oṣù ramadan yìí òun ló fi jẹ́ pé tẹ́ bá gbàgbé a mention lánàá nígbàtà ń sọ̀rọ̀ nípa mọ́jíza nẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam ipe anẹ́bí sọ fún yàwá fatima radiyallahu anha anẹ́bí sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí wọn létí wọ́n wá banújẹ́ wọ́n sọkún ànábì tí wọ́n sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n wá sí kí ni wọ́n wá rẹ̀rìn ọ̀rọ̀ tánàbí kọ́kọ́ sọ fún wa ní wípé ní gbogbo ọdún Jibril wa máa ń ka Kùránì àjọ máa ń lẹ́ẹ̀kan àmọ́ lọ́dún eléyìí ẹ̀mẹ́jì ni Jibril wa ẹ̀mẹ́jì ni ó ń tọ́ka lórí pé àsìkò ikú ti ń tó fabakat Fatimatu binti Muhammadin sallallahu alaihi wasallam Fatima wa nabi sallallahu alaihi wasallam ìwọ́dùnú tó wà lélẹ̀ ìwọ ni first person nínú àwọn ará ilé mi tí ó wà bá mi ya Fatima ọwà rẹ̀rin ṣe ìbáyìn àbí naam unẹ́ni ẹ̀ nínú Ramadan ń kọ́ Jibril ma ń wá fayudarisi al-Qur'an Jibril wá ka Qur'an pẹ̀lú anábà Muhammad sallallahu alaihi wa alihi wasallam wa kana idha lakiyahu Jibril ló jẹ́ kí Jibril tó bá pàdé annabi sallallahu alaihi wasallam ajwadu bil khair mina rihil mursala Ànábì man jẹ́ ni tí man ṣe man ṣe aljud wọ́n ti kọ́ wọ́n ti kọ́ ìbádà wọ́n ti mú tilawatul qur'an wá nbi wọ́n ti mú aljud wá méjèèjì àwọn bọ̀ wá mú lọ́kọ̀ kan mina rihil mursala kina pè ní rihil akara ibn hajar nínú fatihul bari but in tan pè bẹ́ẹ̀ òun náà ni atẹ́gùn lèyí tí man fẹ́ tí man kọ́kọ́ fẹ́ kó tó di fẹ́ ìmọ̀ kọ́kọ́ fẹ́ kalẹ̀ bí pé ma ń pín orí orí káàkiri ni annabi sallallahu alaihi wasallam in tí wọ́n ma ń jẹ́ ni tí ma ń ṣe dáadáa sáwọn èèyàn nínú ramadan ju aburehul mursala ai yóò ma fọ́ orí orí káàkiri in ta bá ní tó bá lọ́wà ẹnà fáwọn musulmi nínú oṣù ramadan wa ajwadu ma yakunu fi ramadan tó bá ti wá dínú ramadan annabi tó ma ń lékún nínú eh, júdìí yukfiru fihi sadaqah ìmá ṣe sọ́dákọ̀ ànábí ó lékún tí Ramadan tó ti bẹ̀rẹ̀ yìí bí lọ́wọ́ ara rẹ̀ sọ́dákọ̀ èló mo ti ṣe nínú owó mi sọ́dákọ̀ èló mo ti ṣe nínú àsìkò mi sọ́dákọ̀ mélòó mo ti ṣe nínú agbára tèmi ní sọ́dákọ̀ mélòó mo ti ṣe pẹ̀lú àsìkò tèmi ní nínú oṣù Ramadan naam wọ́n ni wàsọ́lá gẹ́gẹ́ okay wa tìláwà tilawati alquran àti man ka wa sọ́lá àti ìrun kíkí annabi man pọ̀ gan sallallahu alaihi wasallam wa zikir àti ima ṣe ìran kinan pi ima ṣe zikir àwọn adkar wà wal i'tikaf gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni i'tikaf wa kana ya yakhussu ramadana min al ibada ma la ya yakhussu gairahu bihi min al shuhur annabi sallallahu alaihi wasallam wọ́n ma ń dá ramadan wọ́n ma ń dá ásà lẹ́sà pẹ̀lú àwọn ìbádà àwọn ìjọsìn léyìí tí wọ́n yìí kí ń ṣe tó bẹ́ẹ̀ nínú àwọn oṣù mi gẹ́bà ní ṣe ma annabi sallallahu alaihi wasallam ṣe ma ń ṣe ìbádà tó débi pé annabi ó kírun ẹsẹ̀ wọ́n wá wú yàwà aisha radiyallahu anha wọ́n sọ fún wa pé qad ghafara Allahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar ọlọ́run ti foríjì ọgbogbo tó ti lọ síwájú àti tí bọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ó ní àfàlà àfàlà àkóónù abẹ̀dán ṣàkúrọ̀ ṣe kí mọ́ wà jẹ́ ẹrú tí ma ń dúpẹ́ ni so anẹ́bì ma ń ṣe ìbádà tẹ́sẹ̀ rẹ ma ń wú ní ìta Ramadan ẹ wá imagine nínú Ramadan naam so eléyìí ó ń tọ́ka lórí ọ̀rọ̀ Ibn al-Qayyim rahimahullah ó ti summarize bóòlà nẹ́bì Ramadan fún wa tó bá jọ́rọ̀ yìí nìkan lákaní kádẹ̀ ma

láti lọ kírun kúltù anas ma ń bèèrè lọ́wọ́ zaid wípé kam kana qadru ma baynahuma níbi àwọn riwayati mi kam bayna sahúri wa sọ́lá àsìkò mélòó ní bẹ láàrin sahúri àti sọ́lá ó ní qadru khamsina ayatan sẹmútafẹ́lò aya ó ní ní aya mélòó 50 aya <clears throat> ibn hajar rahimahullahu ta'ala nínú fatihul bari wọ́n ní ẹmọ̀ wo ẹrù tafẹ́ ló ń bẹ nísìn wọ́n ní ayi mutawassitatan la tawilatan wala kasira wala qasira afwan wọ́n ní ìtumọ̀ ní pé àsìkò tí ń bẹ láàrin sàárì annabi sallallahu alaihi wasallam àti ká gbé wọn sórí dìde kò kí ń ṣe tó gùn jù kìdẹ̀ kí ń ṣe tó kúrú jù ìtumọ̀ àbí 12 o'clock àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ lékí wó jẹ sàárì wọ́n sì tún wá sóòrùn rárá bẹ́ẹ̀ kọ́ ẹmọ̀ wo ó ní láàṣẹ̀rí átán wà lábàtí átán kèsí pá kanjú jẹ́ kèsí pá tún wá slò jẹ́ á jẹun lọ́mà ni arama jẹ́ normally arama jẹ́ wọ́n ní wàkọ́dọ̀rọ̀ bí wọ́n ní qala al-muhallab wa ghayruhu al-muhallab àtàmínú wọn sọ nínú àwọn àfáà fíhì takdirul awqat bí àmàlìl badani in bẹ nínú ọ̀rọ̀ tàkà yí 50 àyà o ní pé kàmọ̀ fi kó jẹ́ kí n kàmọ̀ fi wọn time kó jẹ́ àwọn sí ara láfi wọn time ẹwọ́n tí wọ́n fi wọn time bí wọ́n ní kọ́dọ̀rọ̀ kọ́dọ̀rọ̀ yíṣ 50 àyà àyà وكانت العرب تقدر أو تقدر الأوقات بالأعمال àwọn lárúbáwá ni wọ́n ma ń fi àwọn iṣẹ́ wọ́n ma fi ń dè àsìkò wọ́n ma fi ṣe ṣe kí ni wọ́n ma fi ń dè àsìkò kàkọ́ọ̀lìhì gẹ́gẹ́ bí kan sọ pé kọ́dọ̀rọ̀ halibisha ah, bí àsìkò tá fi fún wàrà lára àgùntàn wà kọ́dùrọ̀ náà rí jazúrù àsìkò tá ma fi ń ṣe kíní bí àsìkò tá ma fi ń pa ràǹkúmí wọ́n ni fa'adala zaidu bin thabit zaid bin thabit kò wá lú àwọn èèyàn kò ló pé àsìkò wo bí àsìkò tí yóò fi fún wá ràǹkúmí kan àbí bí ó wà ló qira'atul Qur'an kí ló fẹ́ ṣe isharatan ila anna dhalika alwaqti kana waqtan ibadati wattilawa ó fẹ́ ma fi sọ fún yín pé àsìkò yẹn o àsìkò Ramadan àsìkò ìbádà ni àsìkò tìláwà ni ló fi ní kọ́dùwọ̀ khamsina ó lè ní pé àsìkò tó lò láti ìrìn láti bí dé tipa garaji ó lè ní àsìkò tó fi fọ́bọ́ wà ní ara mọ́jà lórí alárùwá ma ń lórú ẹ̀ ó wá mọ́ mọ́ ló ń tó ní pẹ̀lú sáàrùn la qala mathalan tó bá jẹ́ pé tí èyí ṣiṣẹ́ náà fi ń wọ̀n ni ó yẹ kó ní kọ́dọ̀rọ̀ darajatin àwòkúlò ti khamsi àwòkúmùsí sáà ń lè ní bí 15 minutes bí one third wà kọ́ọ̀lá Abi Jamra ibn Abi Jamra wa mú fáídà kan tẹ̀lé mbẹ̀yẹn ó ní fi ìṣàrọ̀ níbi ń tàṣọ yìí kọ́dọ̀rọ̀ khamsina ayàtọ̀ ránwùn ìṣàrọ̀ mbẹ̀mbẹ̀ kí ni ìṣàrọ̀ yẹn anna kanat mustagrikatan bil ibada bíta fẹ́ lónìí ní pé ìtumẹ̀ ní pé àsìkò wọn kọ́ ó jẹ́ tó kún kẹ́kẹ́ fún ìbádà fún ìjọsìn fún Ọlọ́run Ọba subhanahu wa so ibi tí ìbádà ti wọ̀ wọ́n lágadé Zaid bin Thabit wá fi ṣe example pé well bí khamsina aya in tí ìbá ma ń ṣe lóòrèkóòrè náà ni ma ń tẹ́ kọ́kọ́ wá sí ẹ̀ lórí oyin báyìí àbí so àti mú wá pé ìbádà generally ẹka mọ̀ mú bàdá wọn lẹ́yẹ kọ̀kan nínú rẹ̀ ní al-ikthar min qira'ati al-Qur'an nínú sí àwọn ẹnire nínú oṣù Ramadan nínú táwọn ẹnire tí wọ́n kí ń kó yán rẹ̀ kéré ọ̀nà ni al-ikthar min tilawati al-Qur'an wa qira'ati al-Qur'an aw tadabburi al-Qur'an wa tadabburi al-Qur'an ma'an na'am because ọ̀tọ̀ ni kí ẹ máa ka Qur'an ọ̀tọ̀ ni kí ẹ Qur'an أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا أتبع بيلو نينو آيات تون فين رليكي كي ما تدبروا كي ما رنسي قرآن بيان شين كاينا كي ما رنسي كي ما كابوشين كابوشين بوتو مريين ما فكر ودبر أتدبر أفن في هذه الآيات نعم al-ikthar min qira'ati al-Qur'an ọ̀rọ̀ tá yanko yẹn kọ́ ìṣàrùn bẹ̀m̀bẹ̀ nípa ipé Jibril alayhi salatu wassalam wọ́n ma wá bá nabi sallallahu alaihi wasallam Ramadan wọ́n dẹ̀ ma ń ní ẹni ka Qur'an al-Hafidh ibn Hajar rahimahullahu ta'ala wani wani fatul bari wani fafi kitabi Muhammad bin Nasir wa ghairihi bi isnadin sahih an Sa'ib bin Yazid a fẹ́ mú ẹgbàwá kan wá látọ̀dọ̀ Uthman bin Affan bọ̀ látọ̀dọ̀ ta láti gbàwá látọ̀dọ̀ As-Sa'ib bin Yazid anna Uthman wíké Uthman aleyhisselam qara al-Qur'ana laylatan wọ́n ké Qur'ani lóòrùjọ kan fi raka'ati ní rákàkà hmm? lam yusalli ghayraha rákà kanáà náà kí odidi kùránì kan sinẹ́fikì lóòrù kan láàmì sọ́lẹ̀ rẹ̀rà wọ́n sì kẹrà kàkàtà wọ́n sì lọ ṣe ibáyìn àbí àwọn ìgbàwá tí wọ́n wà lọ́dọ̀ Uthman bin Affan radiyallahu anhu pé kana yakhtimul Qur'an kulla yawmin mabru fi Ramadan nínú Ramadan wọ́n ma ń parí ojoojúmọ́ mọ́rọ̀ ẹ̀kan wọ́n ka Kùránì lẹ́ẹ̀kan wọ́n parí ẹlẹ́ẹ̀kan wọ́n parí ẹlẹ́ẹ̀kan yes àwọn limọ́ lè parí ẹlẹ́ẹ̀kan gẹ́bẹ̀ ẹ̀ṣẹ́ láti bẹ̀rẹ̀ pé àwọn ọ̀rọ̀ táàmà kàyínkọ́ láti fi síwá lákíkanjú láti fi ṣàjá ara láti jẹ́ kó yé wa pé táìmù Ramadan ń kọ́ oṣù Ramadan oṣù ìbádà ni oṣù Ramadan oṣù tilawatil Qur'an qira'atil Qur'an tadabburil Qur'an al'amal bil Qur'an imalu Qur'an imaka Qur'an imarunu sí Qur'an ni

lóòtọ́ òní kí ẹ máa parí Kùránì lọ́jọ́ méje kódà náàyù ń bẹ́ ń bí kí ẹ máa parí Kùránì lọ́jọ́ kan ẹlùmílẹ̀ wá ní pé fàkífà jamọ̀ ẹmọ hadith yíò láti ọ̀dà nígbà Muhammad sallallahu alaihi wasallam hadithu Abdullahi bin Amr bin al-As radiyallahu anhu tán sọ pé Ànábì ṣe wàsíyà fún ìkanú àwọn sahaba tán pè ní ìkanú àwọn sahaba ẹmọ bin Amr bin al-As ó ní ikọ̀rọ̀ olùkọ̀rán fi ṣáàrin aníbi ni parí kọ̀rán lóṣù kan parí lóṣù kan oṣù kan gangan ló wà recommended kíyàn parí kọ̀rán èyí fi ń dájú ní kọ̀rán o lè pín sóṣù kan so that in tó ń ká o lè bá mọ́ ṣe kí ni ó mọ̀ fọ́lọ̀ rẹ̀ o mọ̀ síṣẹ́ tọ́ qultu inni ajidu quwwa ó ní ara o èmi lè ṣe jù bẹ́ẹ̀ lọ ó wà nínú hadithu sọ́ọ̀mù náà Abdullah bin Amr náà inni òtíkú أكثر من ذلك أنا ابن فاصم يوما وهفتر يومين إني أتيك أكثر من ذلك أنا لا آه، كنا آه، فذلك فهو كسيام الدهر أنا ابن يودا سم يوما وأفتر يوما فهو صوم داود وهو أفضل السيام إني أتيك أفضل من ذلك mo tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ́sẹ̀ mo fẹ́ mọ̀ gbà lójoojúmọ́ ni bọ̀ náà yíò wá kò níbi sí yàmù dáhàrì haramu ni èyàn gbọ́dọ̀ bá àdẹ́bì wá fọ́ ní nǹkan mí tọ́ bá ti gbà fàdálíká ka sí yàmù dáhàrì bí ìgbà tọ́ bá gbàwẹ̀ ọdún kan náà ni òun náà ni kí ni sí yàmù yaumin wa iftaru yaumin ó gbàwẹ̀ ọjọ́ kan ó sinújọ́ méjì gbàwẹ̀ ọjọ́ kan sinújọ́ méjì gbàwẹ̀ ọjọ́ kan sinújọ́ méjì abúdáfẹ́ gba sọ́ọ̀mù Dawud gbàwẹ̀ ọjọ́ kan sinújọ́ kan gbàwẹ̀ ọjọ́ kan sinújọ́ kan gbàwẹ̀ ọjọ́ kan sinújọ́ kan naam Abdullahi bin Amr gba ayọ́rọ̀ oṣù kan bó àmọ́ra mo lè kàjù bẹ́ẹ̀ lọ títí títí tánàbí sọ pé fàkọ́rọ̀ ọ̀hù fi sab'in wala tazid ala dhalik ó dá máa parí Kùránì láàrin ọjọ́ méje má kọjá ọjọ́ méje o hadithi ń bẹnu Sahih Bukhari yínsí bẹnu Sahih Muslim so hadithi yìí ló jẹ́ kí àwọn àfáàmì gẹ́gẹ́ bí Ibn Abdul rahimahullahu ta'ala ma sọ wípé bá ṣe lè ṣe jámù ní pé ó ń tọ́ka lórí pé kò tọ́ kíyàn mú ní aládàwàmù kí mú pé èmi o mi ṣe máa kà lójoojúmọ́ ìmọ̀ parí Kùránì lọ́jọ́ kọ̀kan rárá but tó bá jẹ́ pé bí àwọn ìjọsìn kan wà tó jẹ́ pé ìjọsìn ń kọ́ ó lásìkò ìyìn wọ́n fẹ́ sáré eh Ramadan ní ibáyìí ah wo bólí mọ́ parí Kùránì lọ́jọ́ mẹ́ta mẹ́ta mọ́ parí ẹ̀ àwọn tó bá dẹ̀yìn Ramadan mara mọ́ parí mọ́ mọ́ ká ní ọjọ́ méje méje oṣù kọ̀ọ̀kan 14 14 days àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ almuhim ó yẹ kó ní wild Sheikh Abdul Hakim Dahas wọ́n dẹ̀ sọ wild àwọn sálàfù fún wa kí ni pé wild òun ni pé eh, bí yóò ṣe pín Kùránì bó ṣe láti suratu Baqarah dé suratu Nisa suratu Nisa dé suratu eh, Yunus àbí Tauba by ó ti pín so in such a way that ó máa parí Quran ní every seven days ó yẹ kí èèyàn mójútó bẹ́ẹ̀ so ìyẹn jẹ́ nípa ọ̀rọ̀ Quran nínú rẹ̀ ní al-ikthar min al-jud ṣe rí mùsùlùmí nínú nǹkan tí Islam wọ́n ní pé islam fẹ́ ká láhun ọlọ́ ni alladhina yabkhulun wa ya'muruna an-nasa bil-bukhl àwọn tó ma ń sáhun wọ́n tún wá ní dúró ń bẹ̀ ma sọ fáwọn èèyàn kan ma sáhun ah ó ayé yìí àràgbélayé ó ẹ̀ká àyẹ́ sọ́dọ̀ lò sí ó èyí tó ma gbọ́ ma ṣe sàárà ma ṣe sàárà ojoojúmọ́ ó kà dóló sí ẹlọ́mọ ọ̀rọ̀ yẹta kọ̀rọ̀ anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam anẹ́bì ni pé látẹ́nkùsùn sọ́dákọ̀ tú minal mal sọ́dákọ̀ ká ma ná kèyí ń dí owó kù ìròrí tó ti níyàn yọ́kò lórí rẹ̀ ah ẹlọ́kà ìròrí àwọn economist nìyàn ìròrí àwọn kèntè ni àwọn communist capitalist socialist bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìròrí wọn ni ẹ àwọn ló ní pé kíná ń pè ó ní bọ́ sí ń pín owó àmáwà gbà pé àsọ́dàkọ̀ ká má ṣe sọ́dàkọ̀ ká má náǹkọ́ o kèkí ń dínkù nínú dúkìá nínú owó mùsùlùmí ló jẹ́ pé ìpáwọn sọ̀hábà ridwanullahi alayhim anfaqu amwalahum fi sabilillah wọ́n ná owó wọn sójú ọ̀nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala hmm? hadithu abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n ní kana rasulullahi sallallahu alaihi wasallam ajwada an-nas bil khair wọ́n ní àníbà muhammad sallallahu alaihi wasallam àwọn ni wọ́n jẹ́ ni tí ma wọ́n wà ajwadu jù àwọn tó ma ń ṣe tó ma ka fáwọn yẹn jù níbi nínú ìròyìn ànábì sallallahu alaihi wasallam tó ròyìn àárọ̀ wọ́n kó nǹkan wá sílé ànẹ́bí nǹkan ó kúnlé ànẹ́bí bá mú sallallahu alaihi wasallam ràǹkúnmí ní oríṣìíríṣìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó dí ìrọ̀lẹ́ ànẹ́bí ó dẹ̀ lọ gba àwọn ikini kan kó tó dí ìrọ̀lẹ́ ànẹ́bí ó ṣe kíni yóò ti lọ gba àwọn ikini kan kíni reason ó ti ná gbogbo wallahi nínú tó jẹ́ káwọn yẹ́ tètè tẹ̀lé àníbà Muhammad sallallahu alaihi wasallam jùdù mẹ́mẹ́ ah, ànábì wá ajíwádù bí kí ẹ mọ́ rojú àti tọwọ́ bá pò ẹlòmí gẹ́bẹ̀ bá fún ọkàn ààrọ̀ ah, kájúkó wọ́n tí wọ́n ń kọ yín lórin àwọn orin burúkú léjúkó mọ́rẹ̀rin àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn orin bútẹ̀ ń kọ káàkiri in tó tako Islam Ànábì sallallahu alaihi wasallam

فدعا قومه إلى الإسلام فأسلموا أو فأسلموا عفوا ẹjá tẹ̀lé ọkùnrin yóò gbogbo ẹ̀rẹ́ tẹ̀lé àníwà Muhammad sallallahu alaihi wasallam fattabawu Muhammadan sallallahu alaihi wasallam tulafa olórin fi ń sọ fún pé afá Unwanul Hikam ahsin ila an-nas tastajlib qulubahum ẹ má ṣe dada sáwọn yẹn ẹ fa ọkàn wọn orí báyìí àbí ẹ ṣe dada sáwọn èyí ó ṣe kíní èyí ó fa ọkàn wọn gbàtàbẹ̀ ọ̀lá Ànábì sallallahu alaihi wasallam pé kí nìdí tó bí ṣe bẹ́ẹ̀ ó ní ṣe ó fẹ́ káwọn yẹn mọ́ sọ wípé rasulan bakhilan wo wásù méjì tí ó ṣe papọ̀ tí ó dákọ papọ̀ Ànábì ahun so ahụ káwọn yẹn ni pé àfáà súnnà ahun so wallahi kìí ṣe wáṣùfù gidi fún súnnà aljóòdù walkaram aljóòdù walkaram ayat min kitabillahi azzawajal táwọn ará madina tí wọ́n bá kí ń ṣe ní jude àti karam ni so rò bí àwọn muhajirun wà láti maka àwọn anáwó fún wọn bá ṣe ń bọ̀ wọ́n kọ́kọ́ lọ kípa wọn síbì kan náà wọ́n lára ṣẹ́ díẹ̀ ẹ̀ agbú àánà manage ní ẹ̀ kò sówó nùlú yìí

mú orí nínú ọkàn wọn hajjá wọ́n kàn nà náà ni a ní ẹni tí wọ́n fi Abdurrahman bin Auf tán fi sí lọ́dọ̀ ó ní unsif mali owó mi látó kèdélẹ̀ ìpín sí méjì ọgbà oko tí mo ní gbogbo ẹ̀ méjì ìyàwó tún dá sí méjì bin Auf ní pé a ah, mọ́ wùlẹ̀ pín kan mú lọ sọ́jà kan fi hàn mí kan náwọ̀ mi sọ́jà pé ah, ọjà báyìí báyìí báyìí báyìí kan náwọ̀ mi sọ́jà mọ́ọ̀rí ọwà mọ́ Abdurrahman bin Auf lọ sọ́jà ọwà kọ ní gbogbo marketing strategies àti ẹ́ Abdurrahman bin Auf eh, radiyallahu anhu gbà tí ó pàtàkì bí padà rí nǹkan díẹ̀ ti wà lọ́wọ́ rẹ̀ dé gbó ṣe nìká ó padà lọ ṣe nìká ó ti rọ́ àwọn díẹ̀díẹ̀díẹ̀ in tó wà láàrin àwọn sahaba ni aljud kìní ìlú ma ń bí ìfẹ́ ṣẹ́rí nínú tí ma ń tètè da ìjọmọ ìyárú òun láhun tẹ́wọ́tọ́ bá láhun ámọ̀pọ̀ láhun ọgbọ́mí ámọ̀pọ̀ láhun kìní ẹmọ ìṣẹ̀lẹ̀ bọ́lọ̀ sí dáwà ní a ma ń ma tọ̀bí ara wa ẹni yìí láhun kìní wa ma jẹ́ kí máa dìyẹ ma ṣe bákanbákan tó wọ́ta ara yẹn àmọ́ wallahi ibi tí máa dìwa bá ti so aljud ó tún wá pàápàá jùlọ Ramadan ẹlòmílẹ̀ ní pé ah, bí mi ṣe kí n sí kí mo láhun bọ̀ mi ò kàn kí n lè tètè fúnyàn ó lè kọ́ nínú Ramadan yìí wọ́lá inú Ramadan dúkìá owó ìtẹ́yàn ni èyàn ma bí yàn sí pá inú tí mo nínú lè àwọn ka ha ah, ok jẹ́ ń fi àwọn ọmọ ìyá kan tó kíwà ní ibi sí ilé ní ẹjá ọba sí lè gbé kò bá jẹ́ ráìsì ẹlòmíwà wallahi bó bá gbé ráìsì agolo méjì fún ó lè sàdúà tí lè fi mọ́ kó lè torí ẹ̀ẹ́sẹ̀ kìyàmù lè wallahi ráìsì because ibi tí fákùrù ti bẹ́lòmí dé tí nǹkan hájá tẹ́lòmí ní hájá sí gàrí tẹ́yẹ nínú léyẹn tó bá rapá gàrí ẹja pín sí agolo mẹ́rin agbó mẹ́rin ọmọ ya dákùn ọ̀rọ̀ manage agbó mẹ́rin yìí kíní nǹkan òwú ma ń bí ìfẹ́ láàrin àwọn èèyàn ló jẹ́ kí tó bá nǹkan wà òjò adáadáa ó rí pé kíní kan wà gbogbo àdàgbà lórí bẹ́ẹ̀ ni ìkórìíra ma ń wà láàrin àwọn olówó àtàwọn tálíkà like in tó dàgbà bá láwùjọ ni ẹ bàálà rẹ̀ because tànáfù yẹn wà láàrin àwọn olówó àtàwọn tí wọ́n fi ń tán jẹ́ tálíkà lọ́lọ́bí sọ́nà kòránì bí khudh min amwalihim sadaqatan so olówó tó ẹ káwọn olówó kàmọ̀ fún àwọn tálíkà lè tún jẹ́ zaka zakatul mal àtàwọn sadaqat so dọ́bá nẹ́bí ṣe wá ní jùdù tó yẹn kọ́ ó tún ẹlòmí lè wá ní pé èmi ń so lówó so ọ̀rọ̀ tẹ́ǹsọ̀ yóò bẹ́ mi wí ọlọ́run ṣe mi òkú gba 2 million lóṣù yìí gba 10 million lóṣù so ọ̀rọ̀ wọn ò bẹ́ mi wí ara o so lówó lànẹ́bì ní sallallahu alaihi wasallam so lówó lànẹ́bì ṣe o lè ṣe wáṣù lànẹ́bì pé nínú àwọn millionaires lànẹ́bì àbí billionaires la kó lè bá jẹ́ example fún wa ni díẹ̀ tó ní kálukú ní òun náà láti máa ná fúnra wa ṣe yẹn báyìí àbí naam wọ́n ni fi shahri ramadan nínú oṣù ramadan inna jibrila alayhi salam kana yalqahu fi kulli sanatin fi ramadan hatta yansalikha ojoojúmọ́ ní ramadan jibril ó máa bá nabi sallallahu alaihi wasallam títí tí oṣù ramadan yóò ṣe kíni tí ó fi lọ fayaridu alayhi alayhi salam alquran yóò wá ka quran fa nabi fa idha laqiya jibril kana rasulullah sallallahu alaihi wasallam ajwada bil khair tí jibril ànábì wa pọ̀ gan jẹ́ mọ̀ sí dáadáa min àbúréhìl mursala ju àbúréhò al-mursala lọ ju atẹ́gùn léyìí tí ó ń gbé oríṣiríṣi so àtàlàyé túnmọ̀ ríhùl mursala yẹn kò ní dìkẹ́ tún wùlẹ̀ ká mọ́ nínú fathul bari àtàlàyé so imam shafi rahimahullahu ta'ala wọ́n sọ wípé wọ́n ni Imam Shafi'i jẹ́ tó mọ́ sọ wípé uhibbu lirrajuli ziyadata biljuhud fi shahri Ramadan mo mọ́ ń fẹ́ kíyàn pọ̀ lẹ́ni tí ó ní juhud ó wà ní Fathul Bari lẹ́ni tí ó máa ṣe kíni tí ó láwọ́ dáadáa nínú oṣù Ramadan ibi tó tí jude tàbá sọ̀rọ̀ jude gẹ́bà ní sọ mọ́ rò bí ilé ìtànsọ̀ yóò gbé wí in reality gbogbo tó bá ti gbọ́ tó bá jẹ́ wà sí ọbọ̀ orí tó bá wọ́ra rẹ̀ dáadáa ìwọ̀n orí gbogbo orí kódà tẹni ń sọ́rọ̀ so almuhim ni pé ma rí pé à kò bẹ́ mi wí anẹ́bì ni pé kódà kò bá jẹ́ sí kò tamarọ̀ làbídùn kó wá gẹ̀ẹ́sí méjì làbídùn odidi kan yìí á jẹ́ gẹ̀ẹ́sí méjì ẹ̀yin ní ẹgbẹ́ fi sínú làbídùn yìí ok mẹ́ta mo ní àbí àbú ẹ̀yin ní ẹgbà kódà aljúrò jẹ́ tí èyàn kódò olè mọ́mọ́ sọ pé mo fẹ́ kọ́ra mini jude tí wọ́n fẹ́ jáde lójoojúmọ́ mo fẹ́ mọ́ ṣẹ́ 2000 naira sápò wọ́lọ́ ìyẹn mọ́ kọ́ra ìbẹ́ tàtọ́bùrù náà ń pè náà ẹlùmíọ̀ tẹ́ pé tọ̀bíyà tán ohun òní bọ́ọ̀lẹ̀ tàtọ́bà rẹ̀ tàtọ́bùrù yóò padà wá di bí tọ̀bíyà ìtírínà ara rẹ̀ yóò padà wá di bí expert o lè tírín pé 2000 yóò iná okin tó dé mọ́ lọ lọ́nà ẹni yìí nílò ẹgbà 200 naira ẹgbà 500 naira ẹlẹ́gbà ẹ̀hẹ̀ alhamdulillah mo ti ná 2000 lẹ́ni àbí tó bá dọ̀ láyé tún náwó rẹ̀ tó bá padà wáyá yóò padà adìbí bárakú kódà tó bá wọ́n ná fáwọn èèyàn gan yóò mọ̀ rí bátan bátan pé ah tí ní ṣẹlẹ̀ sí milé ní tí rí bí ṣe sọ́dá kọ̀ wà ní ẹni ìfà ìwọ náà bẹ́ẹ̀ nìkan wá fún wọn ní nǹkan náà ìwọ náà gbá kìdá Yorùbá kò lórí ewu òǹkẹ́nú àkídà Yorùbá in ti ma ń jẹ́ lómi gan yóò ni nínú ìwọ tálíkà tó lẹ́nìkan lọ àrísìkì àrísìkì ò ló ní tó ń tẹ̀ra rẹ̀ bàbá ń lọ àrísìkì ti ẹgan ṣe wọ́n rí lò àájò òṣòṣù kan ah ẹmọ́ lọ jẹ́ mọ́sílásí wọn hmm ta ló mọ̀ bí àrísìkì wa náà lọ kò sẹ́nìkan tó lè lọ àrísìkì ẹlòmíì nígbà wa amalihi wa shakiyin aw sa'id arziki rẹ̀ wọ́n ti kọ́ bó bá ku a drop of water tó mu kó tó kò láyé wallahi bó mu ní kò láyé Ibn Qayyim sọ fún wa npe tá bá mọ̀ yi pé arziki wa nle wa gẹ́gẹ́ bí ku wa náà sababu ngalu teki sababu láti bi wa rizki tó ti pé yo kina pé yo le ba o ní láti haram kò dẹ̀ sẹ́nìkan tó àrísìkí rẹ̀ àbó lè gba ògo rẹ̀ ha ah, wọ́n ti gbogbo mi ní ẹnìkan sọ pé ọ̀gá tí mo ń bá ṣiṣẹ́ yẹn ọ̀gá yẹn ló ń lògo mi pásítọ̀ yẹn àbí alùfàǹfà yẹn wá sọ fún mi wípé mo ní láti jàfógò mi mo so ma ní láti bẹ́ni ẹjà láti lè ṣe kíni láti lè rìklémù ògo mi irọ́ lélẹ̀ àkídà Yorùbá fíìmù tí ó dání àkídà yẹ gbọ́dẹ̀ ni ìyìn gbọ́dọ̀ kú lórí àkídà yẹ o so yẹ báyìí àbí Ibn al-Qayyim eh, Imam Shafi wa ni pé mo máa ń fẹ́ èmi láìkì pé kí yẹ mọ́ sẹ́bẹ̀ Ramadan iqtida'an bi Rasulillahi sallallahu alaihi wasallam ẹwù kama lẹni tí ń kọ́ sí ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àníbìlá ni ọkọ́ sí àní ẹni tí ò bá níwà yẹn sẹ́ nínú tí ìgbọ́dọ̀ mélòó mélòó àwọn wà tá kó lára àwọn bàbá wa àti lára àyá wa a dẹ̀ plan pàfẹ́ a mú pẹ́sù dání láti kọ fáìdà yẹn kalẹ̀ àwọn wà ń bẹta kọ́ lára àwọn pẹ́rẹ́ntì wa a kọ́ kalẹ̀ a ha sórí but a rí báwọn òbí wa ṣe ń ṣe ẹ wo ọmọ tó ṣe pé bàbá ọmọkùnrin tó bá jọ jáde tí bàbá yẹn bá ń kọjá ládùúgbò yóò mọ̀ kí everybody ní sàwọ́ alẹ́kùn mẹ́wọ́ wàlékùsára ọmọ ọmọ wípé ẹ̀ẹ́ tàbá ti ń kọjá ládùúgbò èyàn mọ́ ṣe dada sáwọn èyàn tí bàbá bá rí nǹkan lọ́nà tó bá rí èso lọ́nà tó lè gúnyàn bàbá sáré mú bàbá náà mọ́ sọ fọ́mọ́ pé óyá mú èso bí ẹ̀sẹ̀ mọ́ tí ìnàmọ́ óyá ọmọ ẹ̀tí tó mú nǹkan óyá mú kí ah, ni àlìjúùdù àlìkárọ̀mù kódà ọmọ tó bá fẹ́ láhun torí kí náà pè tọ̀bí ara ni pé a lọ́lọ́bí sọ ní Kùránì pé wà mọ́ ní yúkọ̀ ṣúhà nẹ́fsìhì ahun yẹ mọ́ fẹ́ wà lára wa kára mù bí pé kó jẹ́ mìnìkan ní ń kó wà láì ara gbọ́ alówà kọ́nà fún jùgbọ́ àmọ́ okú bó sì wá tírèdì ẹ̀mí ara rẹ̀ tó fi borí kíní àti kékeré ọmọ ìfẹ́ láhun ọwà mọ́ mọ́ mọ́ fọ́mọ̀ ẹni kan méjì bá ti fún kan méjì ọwà kí lọ ẹkú sí yóò ti mọ̀ pé nọ́bìlì tó bá ní nǹkan tó ju ẹyọ kan lọ àwọn èèyàn sì wà lára ń dì mí láyíká mi tán ní bùkátà sí kí ní ẹ̀ náà kí ní ṣe in fún wọn ni wallahi tẹ́rìbíà tó ní agbára tí ẹ̀lẹ́sẹ̀ wọ́n mani eléyìí ma ń wà àrísà nílàákàyọ ọmọ ju ká ẹ̀dàkùn wọ bàbá ọwá gbọmọ sí ilé kọ́dọ̀ ha I will be giving people kini kìníkan I will be doing sọ́dakọ̀ I will be doing kìní kan ọmọ náà ni I be doing sọ́dakọ̀ ẹbá jọ ń jáde ọmọ orí okó sí sọ́dakọ̀ gílá yìí rẹ̀ ọmọ tó bẹ̀rẹ̀ tí ó rí nìkan lè yùn <laughs> social media gínílẹ̀ yìí jẹ́ dáwàdì social media ọmọ yìí arúgbọ́n ṣe kọ́ tó àwọn parents alẹ́ ríwọ́n fi máa ń pa mí àwọn òbí tán bá ti yàwó wọ́n ni akọ́kọ́kọ́kọ́ gbà kílẹ̀kọ́ ẹ̀ fẹ́nu sọ̀rọ̀ fọ́mọ́

yóò ti rí pé social media kì nílẹ̀ yìí náà just theory ní kò wà practicable lókàn rí pé àkàmọ́ ń kọ́ lásẹ́ni kódà ń gẹ́lẹ̀ kọ́mọ̀ rẹ̀ hmm ok wà òjò wá hmm àwọn bàbá lánàá wọ́n ma ń sàdúwà kan wọ́n ni ọlọ́mbà gbé súnà nẹ́bí ga bá ara bídí àsìtáni kalẹ̀ kí láwọn yàrá ń ni ah iye ẹnu náà fi ń wí sẹ́sí pẹ̀lú àtíẹ̀nì ìkanu wọn ṣe wá sí lórí ìkúnlẹ̀ ó ṣe wá sí odidi bí 40 minutes lórí pẹ́kúnlẹ̀ ọ̀dá Sufi lẹ́ni tí mo ń sọ yìí wá 40 minutes ó parí wá sí ó sì lọ kúnlẹ̀ mẹ́ ó parí tẹ́bà ó sì lọ ah ẹwọ̀ kaba tíọ́rì ọ̀rọ̀ ẹnu náà pé tíọ́rì action ìyẹn practical bó ṣe wá parí ah ẹ̀yìn bàbá assalamu alaikum bẹ̀ ó ti ṣe practical náà yẹn tó wá wípé ẹ̀ẹ́ eh, eh, this is it bọ́ lẹ́lòmí yọ́gbọ́ wá sí ẹwọ́ eh, wá sí ìsìná bọ́ sí pọ̀tún wá sí ìsìná má ṣe ìsìná kó lẹ́lòmí ó fẹ́ lọ ṣe ìsìná ni wá sí ìsìná ní mọ̀ gbọ́lọ̀ ìsẹ̀bí theory ni ìsẹ̀bí social media kí nílẹ̀ yún ti ẹ̀ because kò rí practical lára àwọn àfáà láwùjọ sẹ̀báfà tó ní a má ṣe ìsìná ó ti bí ẹjọ́ ń pàdé lálẹ́ hmm? àfáà tó ní a má ṣe kí ní oníbẹ̀ẹ́jọ́ ń pàdé ẹlùmí ọ̀tà fáwọn jọ wà ní ẹgbẹ́ awó kan ní bóòlù sọ́wọ́ fi ẹ́ so ara sọ́wọ́ sí ah yíníkà mọ́sẹ̀ kíníkà kíníkà ọ̀dá o bẹ̀wọ̀ gẹ́ sí náà so yí báyìí àbí so o ní pé iktida'an bi rasulillahi sallallahu alaihi wasallam ẹ rí pé kèsì pá nẹ́bí ṣe wá sí nìkan tákà nẹ́bí ṣe wá sí pé ẹ̀yin èèyàn ẹ máa o ẹ máa ṣe kí ní o àwárá àwọn examples yìí kò ní ànẹ́bí oní nǹkan láàárọ̀ kó tó dí ìrọ̀lẹ́ gbogbo sì ti tán àmáwà ẹlòmíní tó wọ́n rẹ̀ bá ti ń kú 10 million lákàntì yóò ti mọ̀ sọ pé ẹ̀ ò sí dé 10 million yàrá rẹ̀ lákàntì bá ah investment investment investment owó yóò ṣe tọ́jú owó kíníkan owó kíníkan owó kíníkan ó dẹ̀ lé múnú owó yẹn kó bí sí sọ́dákọ̀ fáwọn tó wá so àwọn tẹ́jẹ́ níbọ̀ tẹ́jẹ́ alábàgbé ó yẹ kí yẹn sí dáadáa sí wọn wọ́n ni ahabbu wọ́n ni uhibbu lirajul az-ziyadata bil juhud fi shahr ramadan iqtida'an bi rasulillah sallallahu alaihi wasallam wa li hajati an-nasi fihi ila masalihihim rísì ni pé àwọn yẹn tó wá ní bùkátà gan nínú ramadan wa li kathirin minhum bis-sawm was-salah an makasibihim wọ́n ni yìí nínú ramadan ẹlùmí dìtò Ramadan mo fẹ́ tàfà ọgọ́gọ́ sínú masjid iṣẹ́ tí ń ṣe ẹlùmí òní iṣẹ́ ṣe dáadáa má tí ó túnmẹ̀ ní pé àwọn kan problem kankan bọ́lọ̀ sí ma ń dáwà ní àlè ìjẹba kan so àkọ́ tó Ramadan yóò lè mọ́láǹfàní àti iṣẹ́ púpọ̀ mọ́ hmm? nítorí àwẹ̀ àwọn òun rò pà ní ah, kí mínà wà kàkùrá ní masalasi kí wá kí wọn kí wá jòkó sí ilé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so kò ní mọ́lá kí nìdí àwọn tí ó fi sínú gan bẹ́ńlẹ̀ in tí ó fi jẹsàrí bẹ́ńlẹ̀ inṣáàlá ní láwọn ọlọ́wọ́ bá subhanahu wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò lórí síkísí nǹkan tó sì pé alhamdulillah ramadan kódà dé pé ramadan bá ti o ó yẹ kí ní gbogbo alhamdulillah ramadan bọ̀ ló jẹ́ kí nínú fíkò kan tó ní agbára láwùjọ wa tó léwu táwọn èèyàn tí ramadan náà súnmọ́ ká wá sọ ká ká create artificial scarcity rice ti less jẹ́lẹ́ ohun àwọn bí wọ́n lọ́sẹ̀ ń bọ̀ báyìí àwọn pàwọn yóò ní bùkátà sí rice yẹn wọ́n àwọn kọ́kọ̀ lọ ti rice wọn mọ́lé ní kó lè bá wọn lọ́jà wọn sì jẹ́ wọlé láti bọ́dà ẹti bọ́dà náà wọ́n lówó rẹ̀ wọ́n ti kó lè bá wọn tó bá ti wá wọn kò sí ṣò wà náírà ní owó rà náà ní náà rice agolo kan bí á 200 naira ní olùpadà mọ́ra 400 500 naira ó yá wọ́n kàn sílẹ̀ kan náà ní bim tó bá ti sí báyìí 500 naira ní o tọ́ ó yá ẹsà fún lagolo méjì ẹsà fún àwa máa fi ara nira wa tó rẹ́mọ̀ pé kò sí ó sáà jẹun tó bá gbáwẹ̀ àbọ̀ ní jẹun tó bá dìrọ̀lẹ́ ó jẹun wallahi àwọn wà burúkú tí ó dá ní táàmù Ramadan ó yẹ kínú àwọn yẹn máa Ramadan ti alhamdulillah in kó kọ́kọ́ lẹ́sì lọ́jà náà kí àwẹ̀ gbígbà lè bá ọ̀rọ̀ fún wa àmì ọ̀rọ̀ bá kó fi bẹ̀rù nínú tó ẹka mọ́ṣẹ́ ní Ramadan ó ní al-iktharu min ad-du'a oníkápọ̀ táwọn ènìyàn mọ́ṣẹ́ ní Ramadan mọ́ pọ̀ lẹ́ntí mọ́ṣẹ́ du'a ló jẹ́ Ànábì sallallahu alaihi wa sallam ọmọ sọ inú àdúwà nínú àwọn adkar àdúwà wal adkar rẹ̀ kòkò ní inú àwítà Ànábì mọ́ sọ sallallahu alaihi wa sallam Ramadan ni pé ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله وخبرني ولكن بمعنى الإنشاء ipe ذهب الظمأ wa ó ti omi ti wọ́ oúnjẹ ti wọ́ وثبت الأجر kó bùn wá ní ládàá àwẹ̀ hadithi kọwọ hassan ni al-Albani hassanar kódà nabi sallallahu alaihi wasallam tó bá lọ jẹsà ìsinú nílé àwọn èèyàn kan nínú àwọn súnanù màjúrọ̀ tàti pàtì láwùjọ wa náà ni pé ká ma invite ara wa fún iftar nínú nǹkan tí ma ń increase mahabba láàrin àwọn musulmi ni báàgì ráìsì kan máàbí oró kan gbé mẹ́ka mùsùlùmí ajẹ́ lọ́dọ̀ mi àwọn èèyàn bá kún bá mú so yí ń kọ́ but normally pé àmúlé ah, ní pé òkè um, àwọn mẹ́wàá lágbàjá lágbàjá lágbàjá lágbàjá mo fẹ́ kẹwàá sínú ní ilé ìmìlẹ̀ ni igan ó wá mo pàápàá jùlọ lọ́dọ̀ àwọn bá jẹ́ àwọn lágbàwà gẹngẹngẹngẹ yíṣẹ́ gbìyàn tó bá kúpa ní lágbàwà tọ̀ so kọ́ wá di kọ́ ààrẹ nìgbà mọ́ wá mọ́ lágbàwà tó yẹ kí n sí bẹ́ tọ̀ ṣáàtù ìwà náà àdẹ́kìn sí ẹgbọ̀dì náà ní lárúbáwá but nínú tó yẹ kí ẹmọ́ ṣe inú rọ̀bọ̀dọ́ ni so anẹ́bù sallallahu alaihi wasallam idha aftara inda ahli baitin tánàbí bá lọ sínú lọ́dọ̀ àwọn ẹnìkan qala lahum anẹ́bù sọ fún pé aftara indakumus saimun àwọn aláwẹ̀ wọ́n á jẹun lọ́dọ̀ yín wà ákàlà ta'amakum al-abrar wọ́n sì jẹ oúnjẹ gidi oúnjẹ tó dáa tẹ́ẹ̀sì kalẹ̀ fún wa wà sallat alaykumul malaika àwọn malaika sí sàdúwà fún yìí tí ó túnmẹ̀ ní pé ẹ̀san tó lágbára invite àwọn èèyàn wá kí wọ́n wá sínú ní ọ̀dọ̀ rẹ̀ náà so ni Ramadan náà ó jẹ́ tí yẹn adkar sabah wa adkar al-masa àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú adkar tó wà nínú ẹ̀sìn Islam àwọn adkari náà ń pè ní àwọn words of remembrance àwọn díkìrì ta máa ń ṣe tó wà nínú sharia ìṣẹ́ àwọn adkarul mubtada'a níṣẹ́ àwọn asíkìrí náà ń pè ní asíkìrí kápẹ́ bẹ́ asíkìrí lè yùn adhikr ash-shar'i òun lè tàbà ń sọ ipé tó dánu nínú ẹni tàjílò ìfìtọ́rùn nínú táwọn ènìyàn mọ́ mójútó ní Ramadan oní kátètì sí kíni kátètì jẹ sáré kátètì sínú kádẹ̀ lọ sáré wà lára lébà nínú àdífù ibn abi aufa oní sírìnà máa rasulullah sallallahu alaihi wasallam wa huwa sa'ibun ani allo níjọ́ sọ̀kalẹ̀ fájìdẹ̀ ìbìnà ijide Ibn Hajar sọ fásí wípé ìtumẹ̀ ní pé tàhíríkù sẹ̀wík bí sẹ̀wík bí kó ro oúnjẹ fáwọn ọkùnrin wá ní pé yá Rasulullah la ìta ẹjẹ́ kó dítẹ́mù ìsinú ní ẹjọ́ dìrọ̀lẹ́ aníbi ni inzil fájìdẹ̀ ìbìnà aníbi tuntun sọ ẹni tuntun kí ní tuntun sọ wá ní pé min tẹba ti rí tóhù tí ń bọ̀ ní ọ̀nà bí fàkọ̀dẹ̀ aftọ́rọ̀ sọ èmì àsìkò sínú ti tó nìyẹn ìtú ẹni pé ẹ tètè sínú nínú ìrìwáyà mi ìdá akùbàlà lèlù min wa adbara naharu shams fàkọ̀dẹ̀ aftọ́rọ̀ sọ èmì tí òun bá ti wọ̀ tí ẹ̀ rí òun kí náà ń pè ní òun òun ní kí ní ródóródó spherical tó ń rí kò tí wọ̀ gbàtàbà fi rí bí bẹ́yà bí 45 minutes ó súnmọ́kọ́ wọ́ 1 hour season kí náà pè ní wíwọ́ ní tó bá gùn bí tó ga báyìí ó rí bí kan sálẹ̀ yóò rí bí kí bẹ̀ láyé parí sí gbẹ̀nà wọ́n ń pè ní horizon hmm? bí ìpé bẹ̀ láyé parí sí ìbẹ̀kọ́ láyé parí sí ọ̀bọ̀ ó rí pé bí pé bẹ̀ ní òun ọgbà nínú àwọn tó ní agbára tí ò lè yíwa ní tó bá tún lọ wájú ó tún rí wájú bó bá ṣe lọ wájú bẹ́ẹ̀ ló ṣe mọ̀ rí kì ní ẹ̀ ní wájú sí nínú agbára ọlọ́wọ̀ bá kò lè túwò ní tom tó bá ti wá rí ìmọ́lẹ̀ owó àhọ́lá rẹ̀ àbí yí ọ̀rọ̀ kíríkà rẹ̀ ó wà mọ́ wo dískì yẹn kí ní dískì yẹn yóò mọ̀ lọ díẹ̀díẹ̀ ó ní rí tó bá yóò kó half tó bá yóò kó 1.4 tó bá yóò kó 1.5 tó bá yóò kọ̀dá kú kékeré yẹn mọ́ òun ìmọ́lẹ̀ ẹ̀nà ń pè ní ashafakul ahmar ìntàfẹ́jọ́ àyíntà ní rímọ́ ní kíní rúdúrúdún kìí ṣe ìmọ́lẹ̀ ẹlùmí ọkùnmọ̀ ọdún ohun tí wọ́n bọ́n tó pẹ́lẹ̀ sí ìtàṣì ah kíní ah ẹlùmí kò bí i tí yóò báyìí tí dúdú tó tí lè bá ti dúdú yẹn táàmù ìṣá ìnìyẹn sẹ́ táàmù ìṣá nìyẹn ẹ̀ kí mọ́ gígbùn táàmù rẹ̀ gan-an níbi time magrib ṣe kí ni ó short na afẹ́fẹ́ ní pé kò sí wọ́pù dọ̀rọ̀ níbi magrib náà hadith méjì tó wà àmì ní lọ sí bẹ̀rẹ̀ inṣáàlá èyí tó gbẹ̀yìn èyí tàmùwa o náà ni pé ẹgbàwà látọ̀dọ̀ ibn umar radiyallahu anhuma pé wọ́n ni kana ibn umar yasumu gbáwẹ̀ àwọn tó bá fẹ́ sínú kọ́ ìmọ̀ sínú pẹ̀lú àwọn aláìní ni so yẹ́ yẹ́gẹ́ tó fi ń dájú náà kí yẹn sínú máa nas pẹ̀lú àwọn èèyàn kí náà fílìpì ara àwọn musulmi lè mìíràn wà so yẹ báyìí àbí fa ìdá mana'ahum ahluhu ahùn lam wàkọ́ọ́má fa'àtọ́ọ̀hù sa'il so tẹ́ni ka bá wá nínú àwọn aláìní tí wọ́n bèèrè oúnjẹ lọ́dọ̀ ibn umar a kí na ń pè tẹ́m̀bẹ̀ lọ́wọ́ ibn umar radiyallahu anhuma yóò ṣe kí ni kọ́wù yóò fún wọn nínú oúnjẹ tí fi ń tilka àlèlà táwọn ará alé rẹ̀ tó bá mọ̀ náà rẹ̀ kó mi bẹ̀ ń kọ́ o kò ní jẹun ní alẹ́ ẹjọ́ náà ìtúwẹ̀ ní Ibn Umar radiyallahu anhu specifically o elékèjì ṣe aláwájì ìlújú ìgbé dandan ní ogun ọjọ́ pẹ̀lú àwọn mùsùlùmí ní o dandan ní o àwọn ni ara wù wà kan sọ pé kí nìkan ta àwọn ẹgbàwà oló wáyé pé àwọn sálàfù ma ń ṣe bẹ́ àbárí àmì tó mọ́ ń dájú ọ̀nà hmm? ni àwọn èyí tí a ti kàkalẹ̀ yìí so àwọn eléyìí eléyìí jẹ́ ọ̀rọ̀ ní ṣókí léè tó sì pé kò ní rọrùn kò dẹ̀ ní ṣe ṣe káṣe kíni kákó gbogbo ọ̀rọ̀ tó yẹnyẹ hmm, wá nípa báwọn salaf bá sì máa ń ṣe ní ìgbà Ramadan so àmáwọn eléyìí náà nínú díẹ̀ tàti sọ yìí náà one or two lessons ẹ̀kọ́ kan àbí ìkejì nínú àwọn kẹta ti kàyí nípa ipé kájẹni tí ó jẹ ẹni rí kájẹni tí ó jẹ ni onídáadáa pàápàá jùlọ nínú oṣù Ramadan àwọn ìwà dáadáa tí ó bá ti sí lọ́wọ́ wa èèyàn ò lè pé tán ni ilé ìpé tán èyàn máa láàbìkà tí èyàn kù sí kó dẹ̀ èyàn gọ́ mọ̀ fúnra rẹ̀ nínú tọ́lọ́sí ma fi ń sàánú ẹ̀nà ìgbé kí èyàn mọ̀ fúnra rẹ̀ pé na èmi wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé ẹ̀bá ń gbọ́ wá sí everybody ni wá sí bá so ẹ̀yà ara léwa àti sọ ilé tẹ́lẹ̀ ní àmọ́ká tuntun sọ náà ó sì sí kẹ́lò mímọ̀ ìtì ìgbọ́ nínú Ramadan àwọn season film tamafin gbáwẹ̀ àbá Islamic music hmm? àbáwọn Islamic film ẹlòmí ti gbọ́ látọdún tó kọjá pé wọ́n fi fíìmù Islamic film ó lè lọ Yusuf ó lè lọ The Message ó lè Omar series ó lè kìní kan bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ó pọ̀ bẹ́ẹ̀ a kó mọ́ ní òun ló mọ̀ fi gbáwẹ̀ òun ló mọ̀ fi mú ara òun dúó so that àwẹ̀ fi ní gbóhun níṣẹ́ òun àwọn gbáwẹ̀ látàárọ̀ nínú masjid àwẹ̀ olé wọ́n gbàwẹ̀ kí sí àwọn yẹn ṣe yẹ̀kọ̀rọ̀ òun al-Qur'an nínú ẹ̀ ní pé àsìkò wa èyí ilé náà ló ti ń lú àsìkò rẹ láti jọ yìí náà ó ṣe ló díẹ̀ inú mọ́ṣálásí oṣù kan ayyamun ma'adudat an sọ́njò níbi tafsiri ayyamun ma'adudat pé àwọn ọjọ́ tó lóǹkà nífà ọjọ́ tó lóǹkà just 29 or 30 days hmm? kódà ah, èmi ò ìmọ̀ ló 2 hours inú mọ́ṣálásí yàtọ̀ táwọn táìmù sọ́lá jẹ́ tí àwọn mọ́ ló 2 hours má hours mọ́ lọ ah, hours èmi 10 hours èmi tẹ́ ní àtàrọ̀dá ìlà nẹ́dìrùn àfẹ́kọ̀ọ́kán mẹ́jọ́ mìí kọ̀mẹ́sá lọ sí kí ní kanú gbogbo bò kó jẹ́ pé aglabu àwòkọ́ọ̀tì na èyí tí fi ń pọ̀jù nínú àsìkò wa kó jẹ́ kébò láti máa lóyìn ní ìbéèrè kásí méjì àbí ìgbèméjì olè bèèrè inṣáàlá طيب سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته